ẹ káàárọ̀ o bàbá. káàárọ̀ o Tade, ṣé o sùn dáadáa. bẹ́ẹ̀ ni mo sùn dáadáa ẹ ṣe. ẹ káàbọ̀ o màmá. kú o lọ́lá ṣé àlàáfíà ni. àlàáfíà ni. ẹ̀gbọ́n rẹ ń kọ́. wọ́n wà nílé. ó dáa o dìde. ẹ káàárọ̀ màá. ẹ káàárọ̀ o ṣe dáadáa ni o. Dáadáa ni mà. Ṣé ẹ sùn dáadáa? Bẹ́ẹ̀ ni mà. Kásán o fún mi. Kásán o Ṣadé. Ṣé dáadáa ni? Adúpẹ́, ìwọ náà ńkọ́? Adúpẹ́ o. Kí ni orúkọ rẹ? Orúkọ mi ni Olúfẹ́mi. Kí ni orúkọ bàbá rẹ? Orúkọ bàbá mi ni Kúnlé Akínlájà. Bá mi kí àwọn òbí rẹ tí o bá délé mo gbọ́ sà. ó dàbọ̀ olúfẹ́mi. ó dàbọ̀ sà. ẹ káàsán o màmá fún mi ẹ káàsán o màmá ṣadé gbogbo ilé ńkọ́ dáadáa ni o bàbá fún mi ńkọ́ wọ́n wà ẹ ṣé o ó dàbọ̀ o. ó dàbọ̀ o. ẹ kalẹ́ mà. kalẹ́ o títí ṣé àlàáfíà ni. a dúpẹ́ mà ṣé Ṣadé wà nílé? Rárá o, ó ti jáde. Ó dàárọ̀ mà. Ó dàárọ̀ o Títí, kílé o.